وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أدوك وباوة عليكم كولون أتيانو ركبا النبوة محمد صلى الله عليه وسلم أتوبا ورالي النبي أتوبا صحابي النبي أتوبا أنت من تلسنا النبوة محمد صلى الله عليه وسلم شوف لجو القيامة قلوا مساك ونكون آمين pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ ńláńlá tí a rí mú nínú báàbù tí a kàkányìn ní jẹjọ òun náà ni báàbù ma já àfẹ́zàbìhí li ghayri Allah kí ni dájọ́ sharia islamu nípa ìmọ̀ pa nkankan lórúkọ nkankan yàtọ̀ fún ọlọ́run ọba wa. المسألة الأولى تفسير إن صلاتي ونسكي inú àwọn ẹ̀kọ́ ta kọ́nù báàbù tó lọ yìí òun lágbọ́tún ma kí ọlọ́run ti pa èmì àtẹ̀yìn láṣẹ ìpé bó ti kírùn fọ́lọ́run iná sọ̀láàtì bákan náà ni wọ̀nú sùkì kọ́dà gbogbo tẹ́yìn ọba pa ó kéré ni àbótóbi ni, ni tó bá ti jẹ pọ́ nẹ́ẹ̀sìn yẹ́sẹ̀ pé yán kàn fẹ́ pẹran jẹ falélà ọgbọ̀dọ̀ jẹ́ torí tọ́lọ́n àníyàn tẹ́yẹ pàǹkankan òun ní kọ jẹ́ pé ń torí ti ọlọ́run ọba eléyìí tí ọba sì jẹ́ pé èyàn fẹ́ fi sẹ̀ bá dànà àti sàlàyé rẹ̀ ẹni ọba fẹ́ pẹran jẹ náà yọ́ wà ṣọ́ tí ò ní jẹ́ kẹran náà di tí mùsùlùmí ò lè jẹ torí pé ìdájọ́ méjì lóró pọ̀ mọ́ra wọn azabuhu lè gẹ́yìrì là wàzabuhu bè gẹ́yìrì smìlà azabuhu lè gẹ́yìrì là wàzabuhu bè gẹ́yìrì smìlà àìpa nǹkan kan fẹ́lòmí yàtọ̀ fọ́lọ́wọ́ ọba ìyẹn nípa níyàn tàà fi pa nǹkan fi jọ́sìn ọgbọ̀dọ̀ jẹ́ tọ́lọ́n èyí tí ọba wá sí pa afẹ́ fi sẹ̀sìn kọ́ kìí ṣe dandan ní ká pé kọ́dẹ̀ ẹran tó fẹ́ pàtẹ́ fẹ́ fi jẹ àbí chicken tẹ́fẹ́ jẹ iná o àbí kọ pa ń torí tọ́lọ́un ọba fẹ́ pa ẹran jẹ ànábìnà ní tílkà ṣáàtú láhàmì ọpẹ ẹran jẹ nù èyíwò sóhun ní ọ̀fẹ́ àtọpálá ní àtọlọ́run ọgbọ̀dọ̀ pa lórúkọ ọlọ́run torí náà ilé tí ọba ti se pé yàndà ní àìbádà sí kí láàwí fún kí láàkìlọ̀ fún ní pé tọ́ wárí pọ pa lórúkọ ọlọ́run gbogbo ẹran àtèyíta pa pẹ̀lú àníyàn ìbádá àtèyíta pápá kan fẹ́ pẹran jẹ ọgbọ̀dọ̀ الثانية الاكجي تفسير فصل لربك وانحر إنه انت قنو يقنو باب طلعنا òun túnmà bọ́lọ̀n ti pa annabuwa muhammad sallallahu alaihi wasallam lásẹ ẹ̀kan náà lọ́lọ́n pa annabi lásẹ kó kírun ó sì pa lásẹ kó gún ẹran ó fi hàn pé ní ẹ̀kan sí eléyìn náà túnmà pé àsíbẹ́ àti fìrún kíkí sin lọ́hun bẹ́ẹ̀ náà la máa fi pípa ẹran àbí gígún ẹran a máa fòun náà sin ọlọ́run ọba ẹmú fóònù ìgbọ̀nà ẹmú lọ bí spíkà àtàlìsà albada àtúbí láàrín ti manzaba halẹ̀rọ yìí hadithu aliyu bin abi talibin radiyallahu anhu ọlá nẹ́bí ṣe bí dandan oníkíbinú ọlọ́run kọ máa bá ìran àwọn èèyàn mẹ́rin ànẹ́bí wá bẹ̀rẹ̀ ń bí èyí tó burú jù òun èyí tó lẹ́bọnú torí pé gẹ́gẹ́ bó ti pé tàwíìdù ìmọ́lọ́nlọ́kan ìsinlọ́nlọ́kan òun ni pìlẹ̀ gbogbo orí bẹ́ẹ̀ náà ní kíyàn jíṣẹ́ tó ọlọ́run rán pé ọlọ́run bínú sáwọn báyìí o ọlọ́run bínú sáwọn báyìí o ìbínú ọlọ́run kọ ma bá wọn o ta ló fi bẹ̀rẹ̀ mọ̀ndába ha lẹ́gbẹ́ ìrẹ̀ ìlà ẹni ọpa nkankan fún nkan mìí yàtọ̀ fọ́lọ́run ọba a máa pàkíyèsí wa wípé bá nábi bá ní kí ìbínú ọlọ́run kọ ma bẹ́ ni ọpa ẹ̀ràn nẹ́bí òdó ń bẹ́ẹ̀ eléyìn ní ká má gba ṣẹ̀tọ́nì láyé bí tàwíìdù wá bá dúó ọlọ́run ó bí wá ní nǹkan mìíràn ò ẹnu táwọn alfáà fi ma fi tàwíìdù rìnlẹ̀ ń gbogbo ògbà ní pé òun ní pilẹ̀ tó sì pé bọ́ bá dúó tán láwọn nǹkan yóò dó àmọ́kẹ́yàn mọ́ wá tán rẹ̀ pé àti ní tàwíìdù kọmọ ní ìwà kọmọ ní birrul walidain ọmọ ma a ṣe dáadáa sóbi hatta law kana kafirain kọ́nà bí wọ́n jẹ́ kèfèrí gbogbo ilé ìlọ́lọ́run ó bíyàn o òun là nẹ́bì fi wí lẹ́yìn ìgbà tàà nẹ́bì bí tàà nẹ́bì ní ọlọ́nkọ́ sí ibi dandan ọlọ́nkọ́ bẹ́ ni ọpẹran kí ló tún fi tẹ̀lé man láàánà wà lìdẹ̀ àsínú tọ́lọ́run ó bí ọmọ nẹ́bì adama níbò lọ sí pẹ̀lú òbí rẹ̀ ngbà nẹ́bì kó lórí yíun kí ló wí man áwà muhditha àsíkèyàn ó pé ẹni wọ́n bá bídá kọ́ wá mú ẹni ọmọ ni ìdá anẹ́bìnibìnà ọlọ́nkọ́ ma bá gbogbo ẹni tó gbé aláburú tó gbé bàbẹ́ pé kọ̀ sẹ́ni tí ó mú ọmọ bọ̀ man áwà muhditha kọ́dà nẹ́bì tún wá sọ dé bí ẹni ọgbàlẹ̀ oúnlẹ̀ man gayyara manar torí náà ẹ̀kọ́ lélẹ́yìn kọ́ wa pé al'islamu kullun la ya tajazza ẹ̀rí islamu tọ́lọ̀ fi rán nẹ́bùwa muhammad sallam ó dídí ní o ọwà lérí ọlẹ́sẹ̀ ọlní ara bẹ́ẹ̀ ni àmó dídí ní bọ́lọ̀wọ́ bá ti gbìyàn ní tàwíìdù kọmọ̀ pé yóò bìun láwọn nǹkan wọ̀nyí náà gbogbo ẹ̀ ní kọ́lọ̀ kọmọ́sà àjẹ́kọrọrùn fún wa a máa ń sọ ilé ní títorí pé mímọ̀ dákìlì ṣeìtọ́n mímọ̀ dákìlì àṣẹ́ìtọ́ inú àwọn ọ̀nà tí ṣètọ́ ní lè gbà wọlé fún òyìn nígbà alhamdulillah àṣẹ́bọ̀ alhamdulillah àṣẹ́bídíà àwọn nǹkan mí ń bẹ tó lè múyàn wọná o kọ́dà bí ò ní máa bẹ gbére nínú kíni nínú náà a sì máa ké fúnra lọ́pọ̀lọpọ̀ kọ́dà iná sẹ́kọ́ndì ẹyọ kan ọlọ́mọdéyàn bá wọn wọ̀ الرابعة لعن من لعن والدي ومنه أن تلعن والدي الرجل فيلعن والدي àti sọ ní jẹjọ pé àwọn sọ̀hábé bí ànẹ́bì pé bó lè yíó ṣe fojú lẹ̀ kọ ma ṣe pè fún ìyá tó bí àbí bàbá tó bí ànẹ́bì ni ara ń tí ọlọ́run wí tó ní kóhun ó fún yí ni pé gbogbo ẹni ọ bá ṣépè fún bàbá ẹnìkan títọ̀ òun náà wá pé a ah, bàbá tèmi ló ṣépè fún kọmọ bá bàbá tẹ̀ náà ànábì ní ẹni ọkọ́ ṣépè àkọ́kọ́ fún bàbá ń bàbá hùn ẹ̀ṣẹ̀ rẹ̀ náà lẹ̀ṣẹ̀ ni ó ṣépè fún bàbá rẹ̀ torí pé wọ́n ni ìwọ lọ mọ́ ó se tó kọ́dẹ̀ àyíká mọ́ búra wá mọ́ níwọ̀n èyí tí o ń kálùkọ́ mọ́ búya láyá bàbá bàbá ẹnìkan òun lọ́pọ̀ lè búnlẹ̀ yóòbá annabi sọ̀sọ́làm ní gbogbo ẹni ọ bá bú bàbá ẹnìkan tó ń náà bá fi bú bàbá àti ẹ̀nà ìwọ́gán ló bú bàbá rẹ̀ ìwọ́gán lọ láàánà ìyá rẹ̀ orínà ìtumọ̀ mọ̀ láàánà wà lèdè ìyẹn alfamisa dáànù man awa mọ́hdìta gbogbo ẹni ọba gbé aláburú pọ̀n tọ́dá àbòbò kí ọmọ bá jíyẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ túnmọ̀ rẹ̀ nú annabinibin ọlọ́nkọ ma bá wàhúwọ́ rọ́jù ló yóò ṣe tó ṣe ìhàn yẹ́jìbò fi hì hàkùlọ̀ òun ni gbogbo ẹni tó se nkankan tó yẹ ká gba ẹ̀tọ́ ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run bẹ lára olùgbà òfin ẹni ọba wá ní ma bọ̀ wáwọn tó bẹ̀ wọn mọ́ àdínẹ́bìnibinu ọlọ́run

ẹni ọba pàálàpọ̀ nébọ̀ rẹ̀ nígbé èyàn bá ti yí padà pé kò kú ní mọ́ àbóhùn òkú tí ìlówó tí ó fi dẹ̀vẹ́lọ́pù tí ẹ gbogbo mùsùlùmí ti ń dánrú ilé ìwò ẹ̀sẹ̀ ńláńlá ni ó láàánàlọ́hù mọ̀ǹgáyàrọ̀ ṣẹ̀ríà àwọn àfá súnnà tí wọ́n máa sálàyé fún wa ní pé ẹ̀rí kálà ánáyàn àlàyé mbẹ̀mbẹ̀ sí gbogbo èèyàn náà lálẹ̀ mọ́ pé ìbínú ọlọ́nkọ́ ma bá kọ́dà bíyàn bá ti sẹlòmí kálà ánà rú ilé ìtí ànẹ́bí wí sọ̀lọ̀sọ̀lọ̀m láì dápọ̀ ẹnìkan èyí wọ́n sí èméjì gbẹ̀ pé ọba mọ̀ lẹ́ni ọba jẹ́ pé inú àwọn tí àálà ánà ẹwọ́n tàà ànẹ́bí wí nìsìn man dábà ha lẹ́gẹ̀ rìlá al'umum a jẹ́ pé gbogbo láti jọta nẹ́bi ti wí tí ó sì fi dẹjọ́ alìkìyàmà ọlọ́nkọ máa bá ẹni ó bá jẹ yí àlàálẹ̀ padà ìbínú ọlọ́nkọ́ máa bá ẹni ó sé pè fóbi rẹ̀ ìbínú ọlọ́nkọ́ máa bá ǹjẹ́ yíò wá débi pé a ń gbà mú ti rí pà nẹ́bí lẹ́ni ọba yí àlàálẹ̀ lámàyín ọmọ lámàyín ó yí àlàálẹ̀ kan káwà pé la'anatullahi ala ǹjẹ́ yíò tó lẹ́rí pé a wọ́n la'natullah ala al-kafirin ní kèfèrí lẹ́ni yìí ká láàánà rẹ̀ pẹ̀lú ọkọ̀ rẹ̀ àbí irú ogbà àwọn tó ṣe irú nǹkan yìí ó yálà lẹ̀ padà ó ṣe pẹ̀lú òbí rẹ̀ ǹjẹ́ yíò tó ká gbẹ́sẹ̀ lé ká fi máa dá pọ inú àwọn alfa tí ó sọ̀rọ̀ tó pọ̀ ń bẹ̀ ní sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala ibn taymiyyah ni ìmá làánà inú sharia o kàtígórìsì ni ẹ̀rá lákọ̀ọ́kọ́ òun lè jí ò sí è méjì ń bẹ́ òun ni ká làánà ẹni tó ṣe ń tí ó tọ́ sí kéyàn làánà rẹ̀ ẹni ó ṣe kèfèrí ẹni ó pa nǹkankan ló kọ̀ǹkan mí lẹ́yìn ọlọ́run tọ́rà nẹ́bi ní la'anahu Allah ẹ̀ẹ̀kejì wà ní láàánul mọ̀ayyàn káwà mú ẹnìkan pé ẹni báyìí lámàáyí ọmọ lámàáyí ǹjẹ́ ọ bá mú bẹ́ẹ̀ sheikh islam min temiya ni àwò tó bá se pé nú ẹni tààrẹ rí imma min al-qur'ani aw min wípé ọlọ́nlá ẹni báyìí tàbátí àdá àbí láhàbí wàtàbí kíyàn láàánà àbúlà àbìdọ̀tún la mẹ́wàá ọ̀sẹ̀ lọ́n in rìpítì tí ọlọ́n ti wí ni àbárí inú hadith annabuwa muhammad sallam àwọn kan náà bá ti wọn débẹ̀ pa annabi láàánà wọn pẹ̀lú ọkọ wọn bẹ́yàn bá ń wíyún in rìpítì àbá nẹ́bí láàánà rẹ̀ a èyí tó dáa ní kíyàn má láàánà rẹ̀ níbẹ̀ ò wọ́n ní kò sóúsọ́ ni pé ẹni tíyàn ọmọ kí ni ó jẹgbẹ̀yìn rẹ̀ kèfèrí ni lónìí ó lè padà di mùsùlùmí kó tó kò láyé ọlọ́run tí ń ṣe bẹ́ ó sì lè ṣe lára ti ẹ̀nà ni lónìí pòkí ni ń gbalẹ̀ oúnlẹ̀ ajínlẹ̀

ẹ̀kọ́ ńláńlá ni eléyìí náà fún wa ibi eléyìí náà ní ti pàkíyèsí wa lọ tó tún jọ àwọn alfáà máa ní ìyàtọ̀ ń bẹ bẹ́yìnà àtẹ̀kfíru mutlaq wa takfiru al-mu'ayyan ká pé kí ni dájọ́ gbogbo ẹni tí ń kúnlẹ̀ ń bi òòsà kí ni dájọ́ gbogbo ẹni tí ń pé àfẹ́ pẹ̀rẹ̀ ìfáwọn ayé ìdájọ́ rẹ̀ ní pé ọ̀sẹ̀bọ̀ kèfèrí ni ọ yàtọ̀ fún dájọ́ lámàáyín ọmọ lámàáyín sí kèfèrí ni àbí lápẹjúwe àwọn ìjọba yìí nínú àwọn ìjọ tí wọ́n ti gbéṣẹ̀ kó lórí tọ́lọ́wọ́ àti tànẹ́bí kọ́ràbí wọ́n pèrè àwọn mùsùlùmí lápẹjúwe kàṣíà mọ́tàlẹ̀ àwọn ṣíà tí ń sé pè láwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam a lè wí pé gbogbo ẹni tí ń bá ń sé pè lé ẹni tálkùránì yìí kèfèrí ni ní ti torí pé ń pè tálkùránì wí ni kò sé kíní kò rí bẹ́ẹ̀ àmọ́tọ́rọ bá di pé lámọ́yìn ọmọ lámọ́yìn kọ́dà bí ń tẹ̀lé wọn tarí nù wọn a ní ìdí kútùwà míì a ní ìdánọ́dá step ká tó lè pé òun lámọ́yìn ọmọ lámọ́yìn ní kíni ní kéfèrí kíni stẹ́pù ni àwọn àfá ní iqamatu al-hujja wa izalatu ash-shubha wọ́n bí sínú rẹ̀ ní torí pé kíní kan láà appreciate ẹnu òyìnbó kan mo ti kọ́kọ́ gbọ́rọ̀ ilá yérí tó bà mí lẹ́rù òyìnbó yìí ọmọ Germany ni ó sì mọ́ kéwú kọ́dá professor nínú Arabic ọwá bá wa lálejò fi madina ti rasulillah sallallahu alaihi wasallam a ń ṣe kọnfẹ́rẹ́nsì kan pa àwọn tá ń pè ní al-mustashirikun al-mustashirikun àwọn tí wọ́n kéwú torí ká bá dá ẹ̀sìn rú ó kọ wọn nà al-mustashirikun àwọn wá kéwú torí pé a dá ìsìlámù lórú àwọn ni wọ́n kọ́kọ́ túkùrá ní sí gbogbo èdè láyé ó fi mọ́ yóò bá tẹ́mì rẹ̀ ń sọ lẹ́nu àwọn ni wọ́n kọ́kọ́ kó hadith annabi jọ tá ń pè ní fihrisu àwọn winsing ní holland gbogbo àwọn ilé wọn kéwú ẹ̀yàn bà parọ́ lókún ara àbọ̀sẹ́kù wọn ni ọkùnrin òun sì ń bẹ láyé dìsìn professor arabic language a wá pè òun náà gbà kọmọ́dà bí ìgbà tó ipá ń fárí olórí ní ẹ̀yìn rẹ̀ inú akadá àwẹ̀ ìsẹ̀bẹ́ pé ààbùyín intẹ́ǹsẹ̀ ní òun náà wá ní tí mo fẹ́ fàyọ́ ń mo ní àǹfà ní àti wà meeting pẹ̀lú rẹ̀ pẹ̀lú àwọn àlfáà mi ẹnìkan wá bèèrè pé kí ni ó búrú ti ẹ ìwọ gan mọ́kéwú ju ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lọ sí kùránì ló lè ka ní àbíyà ni ìwò yóò kírùn sí ó ní sáàmà pé ta bá kó àwọn èèyàn jọ nínú èèyàn mẹ́wàá èèyàn mẹ́sàn kọ́ ló chúìsẹ̀ ẹ̀sìn rẹ̀ fún rẹ̀ nínú èèyàn mẹ́wàá hekima ní o inú àwọn mẹ́wàá yìí yóò jẹ páwọn mẹ́sàn ni pé ibi wọn bí mi sínú ibi mọ bára mi nù tàbárẹ́ nìkan tí ó pè mí ni mo rí pé ìsìláàmù dà bọ́yá kíni bọ́yẹ́ kan ní mẹ́wàá ẹ̀dàkùn ló gbà wá ta jókòó yá iná ìmísìn ta pínra wa sọ́nà mẹ́wàá ń lóòtọ́ bó ti ṣe orí àbí orí kọ́nà yóò kò ní tó dáka àbí àbí jẹ́ ní sí rárá ah, ni mo fi ní i appreciate ẹ̀ níbi wọ́n bí ó ń kálukú sí labára wa pèsè pé alọ́wọ́ pé ìsìláàmù lọ dáa àwọn tọ̀hún tí wọ́n bí síbi tí wọ́n bí sí òun náà àwọn náà mú yíò náà wípé àwò àwà rí pò ń lọ́dà òun lè yẹn ó fi àkọ́kọ́ èyàn ó dúpẹ́ orí tọ́lọ́n sí fún à ọlọ́mọmọ̀ dúpẹ́ tí è ṣe pé àwọn òbí báyìí ló bí mi torí má bá bí ìlú ẹ̀ síbẹ̀ náà òun náà ní rí dáwà náà rí ẹ̀kejì yọ́wà sàánú àwọn tó ń bẹ́ẹ̀ yóò wà ní àánú wọn àánú wọn pé ẹ̀yin náà ma wà ń bẹ̀ kọ́ o àánú wọn pé bò lẹ́yìn náà ó ti kò ń bẹ̀ yóò ma wá tẹ̀lé rú ọ̀rọ̀ alkùránì tó ní kàzálíkà kúntùn min kọbùlú fa mannallahu kí ni mo fi yà lọ bẹ̀yẹn ni pé kọ́dà bí yẹn ọ bá sọ́rọ̀ ọmọ ronú nǹkan yìí ẹni ọ ya kèfèrí kò mú kèfèrí fún rẹ̀ pé orí islamu àti kèfèrí ń lẹ̀ lọ́wọ́ mú ìwọ náà tí ó sì ń fi gbogbo ẹnu á sọ́rọ̀ pé ẹsẹ gínigà ìwọ náà yàn inú tí ó kọ́ọ̀yàn ní kíni dáwà torípé gbogbo ẹni tí ó fẹ́ ṣe dáwà ọgbọ̀dọ̀ láàánú ẹni ó fẹ́ pé kí ló ń pè síbẹ̀ ọ̀bá láàánú rẹ̀ àbí tọ́bá ipá níyàn yàn dá àmì tọ́bá ipá níyàn rẹ̀ bá dá ni ah, mo wà yìí yọ́ dàbí ẹni ó <laughs> pé yóò so ẹ̀dàkùn ẹja máa fi rú àwọn nǹkan báyìí irú àwọn experiences àwọn èèyàn tó ti lọ tó ti sell táwọn ti jìn sọ́fìn yóò lè mọ̀ ó sì pàtàkì o kíyàn láàánú ẹni tí ọ̀fẹ́ pé kọ́ràbọ́ jẹ́ kéfèrí àánú yìí nìyàn ó fi wá ní sùúrù bọba rẹ̀gbìn kọ́rà ní ó fi mọ òsùlúbù tíyàn mẹ́wàá bẹ́ẹ̀ mẹ́sàn ò ní dáun mẹ́sàn ò ní dáun pé máa bọ̀ ọba sì gbọ́ bí tọ́ pẹ́ sí lọ wà àmá jí ó rí pé n tí ń pẹ́ ọ sí ìlọ dáa torí pé àfi tí wọ náà bá tó àchífò yíhun ló tó jèrè lúsáàsì ọkàn di mélòó yóò di méjì òun ó lúsì wọ náà kéènì kí lọ wọ́n jẹ lérè ń bí pòun remain a loser kí lòun náà jẹ lérè ń di pé wọ́n náà jèrè dáwà rẹ̀ ẹ̀dàkùn gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹja máa fi èsì o ẹja máa fi èsì bàbá pèyàn sí tọ́lọ́un bàbá kí lọ tí ọ dáa fún àwọn èèyàn ẹwò tọ́lọ́un ròyìn anẹ́bùwa muhammad sallam olúwagán ní wà nẹ́bí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ń se ní o bọ́ bá jẹ́ ó lè jù láǹfàbú mẹ́ha olùkà wọ́n túká anẹ́bí ó sì fẹ́ wọ́n túká sallallahu alaihi wasallam torí náà àyàlọ́ bí eléyìí ní ti torí pé agbọ́dọ̀ mọ́ntà ń se ká má mọ́ se ń tí ò ní níláadá tàásí rò pà ọlọ́m̀bẹ̀wá ọlọ́m̀kọ́mọ́sà sàmọ́ná gbogbo wa torí náà ibi àti ìyà lọ́bí gbogbo eléyìí ni pé àwọn alfáà sọ débẹ̀ pé kọ́dà ẹni tí ń tẹ̀lé bọ́yọ́wà pẹ̀lú àwọn ìjọ kan tí ò síyè méjì ń bí páwọn wọ̀nyí kẹfẹ̀rí ni wọ́n a ní di stẹ́pù kan beyond that tí ó kọjá ayé hùn ká tó pé lámẹ́yìn ọmọ lámẹ́yìn ngbàtà tí rí pẹ̀lú wọn ohun ara wọn lòun náà wa ìzálàtí ètò ti ẹ̀wà burú ni pé gẹ́gẹ́ bí sẹ́kùlù sáàmù tẹ́míyà ti ma wí ibn tẹ́míyà ni man thabata islamuhu biyaqin man thabata islamuhu biyaqin la zúlù anuhu illa biyaqin bal la zúlù anuhu illa ba'da iqamati al-hujja wa izalati ash-shubha ara kọ́ qaida dhahabiyya ti sẹ́kùlù sáàmù tẹ́míyà gbé kalẹ̀ gbogbo ẹni tó bá dájú pé mùsùlùmí ni mòrò lè yọ́kò nú ìsìlámù mòrò bọ́yá kò lè ṣe gíní in tó lè yọ́ gbọdọ̀ jẹ́ gíní yẹ̀kínù mi man thabata islamuhu bi yaqin la yazulu anhu illa bi yaqin bal la yazulu anhu ibn taymiyyah ni koda islamu o ni ku illa ba'da iqamati hujja wa izalati ash-shubha ije ni pe taji oye nti oye ní tó sì rú lójú káṣe kíní kagbé kó lójú rẹ̀ kọlọ̀nkọ́ mẹ́sà sí rọrùn fún wa alfarku bẹ́ẹ̀kẹ́ àtàmìnà ẹlẹ́ẹ̀kẹjọ هذه القصة العظيمة sheik muhammadu abdullabi ni ẹ̀rí tan láńlá yìí a lè pẹ́ ní ìtàn èmà kí ní ìtàn èmà náà kí sọ́tù àdùbà ìtàn ẹ̀sìnsìn ẹ̀sìnsìn alákòóbá tọ́sọ ẹnìkan di èrò náà àtẹ́sìnsìn dáadáa tọ́sọ ẹnìkan di gíní lórí ẹ̀sìnsìn tẹ́rí pé ìtàn kàyéfì nílòótọ́ alfa ní karonú sí àtàsìnà kọ́nùhù dákàlà náà bí sábàbí dáàlìkà zùbá alẹ́dì lẹ́mìyàksùdù bal fa'alahu takhallusan min sharrihim ẹni wọ́n ni ẹnìkan gbọ́dọ̀ kọjá yányá àbíkọ pa nǹkan o kọ́dà bó se sinsin òun náà dìde lájílé rẹ̀ pòun fẹ́ lọ fẹ́ sinsin jọ́sìn fún òsà àbí àmọ́ kí ló torí ẹ̀ sí ẹ̀sájẹmi ọlọ se sinsin lẹ́gbà síbẹ̀ náà dákàlẹ̀ náà ń tọ́ mà sọ́dẹ̀rọ nánú ọlọ́nkọ́ sánú ẹ̀mẹ́ alfa nínú ta kọ́lẹ̀kọ́ ni pé ẹbọ bó ti lè wù kó kéré ma ọgbọ̀dọ̀ wú lẹ́mì mùmìní ìpa nǹkan pọ̀ mọ́ lọ́hun ọgbọ̀dọ̀ lẹ̀ ọgbọ̀dọ̀ fẹ́lẹ́ lójú mú yà sí yíò náà ní ọ̀rọ̀ ẹbọ kọjá abẹ́ o ntọ́lọ ní nàláhàláyà gùfírú àyìn yóò ṣọ́rọ̀ kàbí èé sí ọ̀rọ̀ kékeré مع qawlihim لم يطلبوا إلا العمل الظاهر. adh-dhahir ẹwẹ́ ni tí wọ́n ní kàn mẹ́sinsin wá wọn ò dénú rẹ̀ kí wọ́n mọ̀ wọ́n mà níyàn rẹ̀ ẹnu sáàmù kankan wá káwò rí pé ọjọ́sìn fún òsà yìí síbẹ̀ náà ó lè lára rẹ̀ pé èmi ní mú èsìnsìn ní pé lórúkọ òsà àfáà nítùmẹ̀ eléyìí ni pé ẹbọ gbọ́dọ̀ kéré lójúyàn kí wọ́n kí lọ ṣíríkù fún ẹ̀kọ́ wá pé sẹ́yìn náà wá ní à ń jà sí <laughs> ó tó já o ọ̀rọ̀ ṣíríkù kọjá sẹ́yìn náà wá ní lẹ́mẹ̀ mọ̀mìnì gẹ́gẹ́ bí àdíta annabuwa muhammad sallam annabi nínú ta fi yakrahu an yuqdhafa fi an-nari ba'da id anqadhahu Allahu minha beyin o ti kórìíra kí òun wà nù náà tẹ́lẹ̀ ọlọ́run wá fà òun jáde kò mẹ́ kí wọ́n tó dùn sínú náà ìpadà bí ó ti kórìíra rẹ̀ náà ní kó kórìíra ìṣe kèfèrí lẹ́yìn ìgbà tó ń bá ti di musulmi alhadiyata ìpè bọ́yá ni tí ọwọ̀ náà torí àyán sí wá wọ́n náà torí ẹsínsín bọ́yá kèfèrí ní tẹ́lẹ̀ ah, àfà ní bẹ́ẹ̀ pọ̀ tọ́bá ipé bẹ́ẹ̀ ni ànẹ́bí ò ní pé dákàlà náà fi rùbà pé ẹsínsín sọ di èrò náà a jẹ́ pé ń ti ń bẹ nú àlìjánà tẹ́lẹ̀ لأنه لو كان كافرا لم يقل دخل النار في ظباء الثانية عشر إليك جلاء في شاهد للحديث الصحيح انت وعرفان كني شاهد ننو علوم الحديث ọjọ́ tí wọ́n ń pè ní almutaba'a wàṣàwáhì wọ́n a máa kó méjèèjì pọ̀ ìyẹn ni pé àdíìsì tí ń gbèrà wọn lẹ́yìn àdíìsì kan agbọ́báyì àtúnwárí kan tí ó gbè lẹ́yìn àmá tí wọ́n mẹ́ fún ẹmọ́ ṣe yàtọ̀ láàrin almutaba'atu wàṣàwáhìd ni pé a rí hadithi yìí Abu Huraira náà lọ́gbàwá radiyallahu ta'ala anhu àmẹ́ni ọgbàwá látọ̀dọ̀ Abu Huraira lápẹjúwe òun ni Nafi' àfá imamu Maliki lápẹjúwe ni o Maliki gbàwá lọ́dọ̀ àwá padà rí hadithi yí ń bò mí àbúhòrírà ìkan náà ni ọgbà wa àmọ́ngbà táàrí lónìí ta lọ́gbà wá lọ́dọ̀ rẹ̀ ibn Shahab az-zuhuri àfáàlò náà jẹ́ fún maliki àti ibn Shahab àti gini àti náàfẹ́ àwọn méjèèjì sì ń jẹ́ tàbí ẹ̀yẹ sẹ́mọ̀ pé sánàdùn yẹ ti ń ọ ti yàtọ̀ díẹ̀ àwá tún padà rádi ti yínbò mí an ibn umar radiyallahu anhu an ibn umar àti sọ̀hábé àti tábì wọn ti ẹ̀ papọ̀ àmọ́ nǹkan náà ni dúró ń tàdíìsì yí ń wí náà ni eléyìí náà ń wí àwọn àpò ní àdíìsì yí ń jẹ́rí àdíìsì ibn umar ń jẹ́rí àdíìsì àtúmà rẹ̀ nù pé fi ṣáhidun pé ẹ̀rin tí a rí ń bí yìí ìmọ̀ ń jẹ́rí àdíìsì mìí tọ́ wá ní ọ̀dọ̀ ẹlòmí kí làdífì náà aljannatu akọrọ̀bù ilà àhàdíkún mẹ́ṣirọ́kí náà wọ̀nnáru mẹ́fìlò dáàlì wọ́n lànẹ́bì ní àtàlìjánà àti iná ó súnmẹ́ ní kọ̀ọ̀kan kọ́dọ̀ ó súnmẹ́ ní ju kí ni okùn ẹsẹ̀ bàtà àyàn lọ ẹ̀mọ̀kínú tó súnmọ́ àyàn jù ní tí ń kan ẹsẹ̀ rẹ bàtà tó wọ̀ tí ń kan ẹsẹ̀ rẹ tẹ́mọ̀kó ó súnmọ́ annabi ní náà aljanna fẹ́ súnmọ́ yẹn jù bá wọn ìyẹn ni pé díẹ̀ báyìí náà ni èyàn lè já sí aljanna díẹ̀ báyìí náà èyàn sì lè ṣe gíní o lè já sí náà gẹ́gẹ́ bí ẹni ó tàtàrà ẹ̀sìnsìn wọ náà àtẹni ó tàrà ẹ̀sìnsìn wọ aljanna kọlùn kọmọ sáàsánú àwà kọmọ jàárẹ́ sínú náà الثالثة عشرة معرفة أن عمل القلب هو المقصود الأعظم حتى عند عبدة الأوثان أرنو باب طلو يقبي عمل القلب إسيوكا النية إروكا òun ma ní tọ́lọ̀wọ̀ owó jù alìmọ̀súdú al'àbọ̀ yóò wo nǹkan mìíná o al'àbọ̀ musamman pé tafdilu nù yóò wo nǹkan mìíná a máa tí èrò gan òun ní kíni عمل القلب حتى عند عبدة الأوثان kódà eléyìí wá sí lọ́dọ̀ àwa mùsùlùmí nìkan ọdọ́dọ̀ àwọn kíni àwọn tí ń bọ́ sànà kí ni òsà fẹ́ fèsìnsìnsìn kí làwọn náà fẹ́ lò ń bí péyàn pa ẹ̀sìnsìn ẹ̀jẹ̀ lápọ̀ tààlẹ̀ ni àbíkíni kò sí tó mà kankan àmọ́ wọ́n sáfẹ́ pé àkọsáà dà níyàn pé wọ́n náà wárí fún ẹ̀kọ́ níbi ní o ni pé gẹ́gẹ́ bá nẹ́bọ̀ Muhammad sallam ti wínú hadithun sahih innamal a'malu binniyat àníyàn ṣe pàtàkì o níbi gbogbo sẹ́ta bá ń ṣe àti àníyàn wa àti iṣẹ́ wa ọlọ́nkọmọ́sà bá tún gbogbo ẹ̀ṣẹ́ hadha wallahu a'lam wa sallallahu ala nabiyyina Muhammadin ní mọ́làmì ahẹ̀ilẹ̀ ìrànmẹ́lẹ́tí mo ti ní dárùsù tó bá kángbùn sí parí oṣù ìrànmẹ́lẹ́tí alẹ́fà sọ́sọ̀ rẹ̀ pé pé àwùlẹ̀ ní ṣe dárùsù ń jọna kàfi béèrè béèrè pàtàkì ìrànmẹ́lẹ́tí èmìlẹ̀ mo ti gbàgbé pọ̀tí parí oṣù kó ní o àbí hmm. tó bá ti dẹ̀ parí oṣù ẹmọ ìrànmẹ́lẹ́tí oṣù afẹ́ ma fi rán ra wa létí oṣù ojú ọ̀run náà kìí ṣe november la ń wí o <laughs> ok no a mọ̀ọ́mọ̀ ni ẹlòmí ò ní rántí bọ́yá sọfàrù lòun wà bọ́yá muharram ìparí oṣù ojú ọ̀run la ma ń lò hádàfù wa ni pé bíyàn tí ẹ̀ torí nǹkan mí tó báyá torí pọ́fẹ́ bèèrè bèèrè yóò lè máa mọ̀ pé <laughs> oṣù yí parí inṣáàlá náà ìzọ́kùnlọ́ ọ̀rọ̀ náà nínú dárùsù ìjẹjọ ẹni pé ẹni tó bá pa nǹkan fún ọlọ́run bá gẹ́gẹ́ bí hadithi tí wọ́n ká tó bá pa nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ọba pé kò bá mọ̀ ẹgbẹ́ bẹ́ sí wọ́n mọ́ sí ní ẹ̀pàrúmẹ́ntì wa nísìn pé tán bá fẹ́ sí ilẹ̀ àmù fún yàn tán ni ni àbí mount abbey abẹ́gẹ́rẹ́lá ẹ ní ọ́ndà rẹ̀ ẹ ní ipi tọ̀ ẹ̀ọ́dà kébèrè kọmọ́jù kan lọ torí àwọn tó kù náà ìṣàlọ́ ọlọ́wọ́ máa yẹjọ́ tàbí ìbéèrè ní kakalẹ̀ wa ẹ̀rí ìbéèrè tí alfa abdullahi ìbéèrè yìí ọlọ́wọ́ sànú wa ń tán lọ náà nù ní ti torí pé bẹ́yàn bá tanra àyàn ló kù wọ́n lẹ́ni tí tọrọ ìlàkọwò ẹni tí ó se ilẹ̀ àmù fún ẹ̀ ẹsẹ tó wọn se fún rẹ̀ àbí kó se fún gbogbo àwọn ọmọ tí ẹ̀ ẹ jẹ́ kí a ká gbọ́ ìsìláàmù yé ìmẹ́fò máyà wọn èyí sì sí ọpọlọ ẹnìkan wọ́n dá sí àmẹ́ ìtàfà bèèrè yìí ni pé wà lọ wádìí ẹ̀ funfun <laughs> wọ́n bá ní ọwá dúdú gbogbo ẹn tí ń bá ń wélé yìí fàhúwà mọ̀pítàdìrì tán nẹ́bí ò fi lélẹ̀ ní fi ń lélẹ̀ in se bídíà a sì máa dájú ẹni ọba dáadáa lẹ́nu ẹ̀sìn àmọ́ ń jẹ́ ọjọ́rú manzabaha lè gẹ́ ìrìnlá ìbẹ̀rẹ̀ tààfà bẹ̀rẹ̀ ó lè jọ ó lè rí bẹ́ẹ̀ ó sì lè má se kíní ó sì lè má rí bẹ́ẹ̀ ó dá pàápàá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yìí ara tó yẹ ká ma sàlàyé repeatedly nánu ká ma kàn ma mú nǹkan ló gẹ̀ẹ́rẹ́ ká ma wá apply rẹ̀ síbi tí ọ lọ bọ́bá ní ẹ mú adìẹ funfun wá láníyàn rẹ̀ àbówí jáde náà pé a fi bá yí bẹ̀lọ́n pòun fẹ́ pàdìẹ fún kíni ẹ́ òun fẹ́ padì ẹ̀fọ́ lọ́un àwọn alfáà ní ìtàkàdà ma lẹ́ìsà bí wàsílẹ́tín wàsílẹ̀ ìtọ́lọ́wọ̀n ọ̀bẹ́ pé kọ́ sàkàsọ̀ wádọ̀ ọ̀hun ló mú bídíànù tí ń jẹ́ kínú bídíànù àmọ́ngbà tí ọ̀bá ti pa lè gẹ́ ìrìnlá tí è sì pọ́ pa

أما إذا كان يتوسل بذلك إلى الله إذا كان يتوسل بذلك إلى الله ìdájọ́ rí ọ̀dà bí ẹni tó se pé ń pa nǹkan ló kọ nǹkan mí lẹ́yìn òun ni mo ti wí ń bí iná rí ní àwọn àpẹẹrẹ tí mo gbọ́ lẹ́nu àwọn àlfáà wa wọ́n a máa sọ fún wa pé bí àwọn méjì tí wọ́n lọ sàárè ńgbà wọn bá sì darí wọn lẹ́nìkan darí mọ́mínà ẹnìkan darí kàfíọ̀ àní ẹ̀dàkùn ẹ̀sàlàyé fún wa ǹtọ̀ ńgbà wọn dédì sàárè àwọn méjèèjì náà wọ́n jọ ní àìdàkùn ẹja ń tọ́ délẹ̀ yìí wa pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí bẹ̀ẹ̀ ẹ̀tẹ̀ wo ti bàbá iná ẹnìkan sì ẹ̀mọ́sùn ohun nǹkan ọ̀tọ̀ mọ́ngbà tí ẹ ti òkú ọlọ́mọ ní wọ́n lè ẹ̀yí sún o ìyàtọ̀ ń bẹ láàrin wọn ìyàtọ̀ ń bẹ ní kíni láàrin wọn ẹni ó pè ọlọ́run ẹ̀ lé gbé sórí òsùn wọn kan náà pẹ̀lú ẹni tó pẹ ẹni tọ́lọ̀un dá àmá méjèèjì náà ni wọ́n se ń tọ́lọ̀un ọ̀fẹ́ ara àpẹẹrẹ nìyẹn láàfin mọ̀ pé nǹkan kan lè ní ààlà ká mọ́ wàá fà kọjá àlà rẹ̀ wallahu a'lam jazakumullahu khairan ẹ̀sà ìgbà tí ẹ̀ ń ṣe àlàyé nípa ọ̀rọ̀ ní ẹ̀kan lọ ẹ ṣàlàyé pé kò yẹ kí mùsùlùmí le jù àbí kí náà ìbéèrè mi ni wípé ṣe nípa ìfẹ́ lè pé àmòfẹ́ lè mọ̀fẹ́ báyìí ó sú ẹ̀ ṣó dá kí ìyẹn <laughs> mọ́ bá gbogbo èèyàn ṣe gẹ́gẹ́ bí àpẹẹrẹ bí àwọn ọmọ àbá àwọn orú kaba àwọn wà nǹkan kan pé à èmi ò fẹ́ lè pé èmi fẹ́ jọ rẹ̀ everybody ẹ̀yìn fẹ́ lè ìbéèrè dáadáa ni alfa béèrè nípa àtàámúlú ma'al mubtadi aw àtàámúlú ma'al mukhalif àkọ́kọ́ ni pé gẹ́gẹ́ bí mo ti wí hun àwọn kan ni kí wá sọ̀rọ̀ kan nínú àwẹ̀ tó lọ pé mata takunu da'wa bi shidda mata takunu da'wa báyà wọn náà wà bí nìsìn ẹsọ fún wa ń gbò lóyẹ kí dáwò lè mata takunu da'wa adẹ́mẹ̀ wá ní láwàtí kò sígbà tó yẹ kí dáwò ud'u ila sabili rabbika bil hikma wal maw'izatil hasana wajadilhum kọ́dà bọ́bá débi mùjádálà náà olúwa tún ní kíni billati hiya ahsan kọ́dà jẹ́ jìdálù rẹ̀ náà tún jẹ́ billati hiya ńgbò láwà sọ pé mẹ́takónù dáwà bí jẹ́ bí ṣìdà but ìsọ òdodo lòun kà kún pé ah, wọ́n sí là mẹ́lẹ́ ṣe ṣídà lélẹ́yìn là èé ṣe ṣídà torí pé annabi a máa sọ òdodo annabi ò sì wà mọ̀tàṣá dídù gbogbo dáwàtà annabi sallallahu alayhi wasallam tíyàn bá wá rí ẹnìkan nírò àwùjọ wa tá ń gbé yìí àwa náà mọ̀ bá bàtànra wa lókùn a ma ní bídíà tí ò sí pé èyàn méjì ò ní ṣe ṣákù ń pẹ̀ ẹ̀dàkùn sí lámọ́ yí sí oun súnnà ní wọ́n òun gọ́ bá yẹn jà pé ta ń sọ fún ọpọ̀ súnnà yes bẹ bá pẹ́ lómi ní àmì ní sára yíò alù súnnà àmọ̀rú àwọn bẹ́ sọ́rọ̀ àwọn mẹni tó in pera rẹ̀ mọ́ alùsùnà kọ́dá ma rí ọmọ àwọn nǹkankan tí ó jọ bí gíní bí alùsùnà jí ń se ọgbò iná rẹ̀ bá jáde ní ìsẹ̀mọ́ ọkọ̀ tí wọ́n ń pè yìí kí na ń pè yìí náà tẹ̀blígì torí pé wọ́n rí òdòdó ní èmi máa sọ̀rọ̀ tí ẹ mọ́ ọmọdàgbà tá ń pàlọ́ èmi gan tẹ̀blígì mọ́ ọmọbí tá tí ti torí pé wọ́n rí pé ah àwọn kankan bẹ tí ń se tó se pé àwọn ẹni iná máa se ìbéèrè tàfà wá béèrè ni pé sí ká mú àwọn yìí náà ẹni tí ń gbìyànjú pé mọ̀ fẹ́ se súnnà àtẹni tí ó ihun dóndó pé fọ́rabẹ̀ bá pè mílá tí bó mi se tani ń bá yí se súnnà kálẹ̀ wọn papọ̀ sallatin wahida kápò gbogbo wọn sínú àpẹẹrẹ kanáà pé tààmù èsì lórí eléyìn sheikul islam ibn taimiyya rahimahullah òun ló fèsì ibn taimiyya sọ́nà majmul fatawa pé yajtami'u fil mar'i khairun wa shar wa ta'atun wa ma'siyah wà súnnẹ́tún wà bèdà ìbìnú tẹ́mì à ní alérí ẹnìkan ráìrù ọwà lárẹ̀ kí ni ó sì tún wà lárẹ̀ ṣàrù tọ́à ní tẹ̀lé tọ́lọ́un kí ni ó sì tún wà pàdé lára rẹ̀ máa síyà kọ́dà ìbìnú tẹ́mì à wá sọ débi pé wà súnnẹ́tún wà bèdà ẹ̀rì súnnà lárẹ̀ ẹ̀ sì tún rí kíni ẹ̀rì bèdà lárẹ̀ ìbìnú tẹ́mì à wá فيحب بقدر ما فيه من الخير ويبغض بقدر ما فيه من الشر كاللص الفقير تقطع يده لسرقته ويعطى من بيت المال لفقره ابن تيمية يعني أو wà fẹ́rẹ̀ lódíwọn oore tààrí pé بني a sì kórí rẹ̀ àjọ mọ̀pá àgbà tòun tí ò já gbá ti ẹyẹnyẹn ni pé ṣarú kí ni ṣarú bídá kí ni ṣarú máa síyà ibnotemia ọlọ́nkọmọ́sàkẹ́ ibnotemia kọ́lá kọmọ́ bà wá rújú ọwá fún wa ní practical example ó ni kàlẹ́sí alifàtò bí ẹni ọ jalè kò sì ní alfakir aláìní ni a sì tún gba mú bí tí tí ń jín nǹkan oní nǹkan a wá gba mú ní àwọn òní ní ibùdó tí mi a sáà pín gbà tó ní ma lọ́rùn kò ní lọ kàlẹ́sí alfàkì ibùdó tí mi a ní dájọ́ méjì ìṣẹ̀rí a ní adáfún tó tọ́rù yàdù a bẹ́ẹ̀tì ìmáàlì àwà wòlé ohun mùsùlùmí pé tọ́ ẹfún ní tí ó máa jẹ tẹ́rí pé bẹ̀kọ́dìrì máa fi hí mẹ́nàlẹ̀ wà bẹ̀kọ́dìrì máa fi hí mẹ́nàṣà hádà ma kọ́lá ibn tẹ́míà èmi ò wa ibn tẹ́míà lè tí rahimahullah mo ṣe istifada nọ́pùtọ̀ kan lọ́dọ̀ tí wọn náà wọ́n láwọn kan nírú tẹwí náà àwọn ní najtamir àwọn nata'awanu eh, alama ittafaqna alay wa ya'dhuru ba'duna ba'dha fima ikhtalafna ja ma ja ja ṣe bí sunna le ina le nse nbe sunna la wa la nse ṣe rí bí ta ti pàdé un àìkójọ ṣe mọ̀lúdì ni àbí eh àyè sí ìjọ gbogbo ń ta mọ̀ bá ìjọ sí ẹ̀já àmà ìjọ sí ẹ̀rí belé yìí tí ó ìta àjọ papọ̀ ẹja fúnra ní excuse o ẹja fúnra wà ní àwọn kan ní táwọn dúdé lórí dò nínú wọ́n wá bí bàbá wa ibùn sẹ̀mẹ́n pé gẹ́gẹ́ bí n ta gbọ́lọ́dọ̀ yìí ta gbọ́lọ́dọ̀ àwọn ibùn tẹ́mí àtàwọn mìíràn só lọ báyìí náà tí mo fẹ́ wínú kẹ́lòmí ọmọ tó ọ̀rọ̀ mi àtọ̀rọ̀ ibùn tẹ́mí àlọ́ wọ́n bí bàbá bí nùfẹ̀mí pé so sí ọjọ́ bá ń pé káàmà bára wa sí níbi tí ẹnu wá ti pàdé in tí ó bá sì jẹ pé àgbọ́ra wa yé ń bẹ́ káàmà gùlẹ̀ já káfúnra ní ọ̀n bàbá náà ẹmọ àlùfáà bí nùfẹ̀mí ni ẹ̀rí ọ̀rọ̀ ni a là sí méjì tẹ́rà kọ̀kọ́ tí sọ òdòdó ni na ta'awanu fima ittafaqna ń ta panupọ̀ táwà gbogbo a mọ̀ pé súnà nẹ́bì ní agbárùkù tíra wá ń bẹ ẹwà rẹ̀lẹ̀ kejì tí wọ́n wíhun bàbá ló nídi kíni amendment ó nídi kíni ó nídi ẹ̀sìn wà fà <laughs> ó nídi ká tún ṣe àfá ìsinú àwá ní pé ń torí pé ń gbàtà àti pàdé ń bí àwá rí ń táwà mọ̀ pé súnnà ìsẹ̀ báyìí káwà dákẹ́ ká ẹ̀skúsì ara wa kí láàṣẹ yà ń sọ́ṣù báàbú náà báàbọ̀ a mọ̀ bá pẹ̀rẹ̀ ayín ló bọ̀yá final question sáwọn obìnrin ò ní bèèrè sáàpá àtọ́kànnù dáa aṣọ ọlọ́sẹ̀ iná <laughs> ok nílùú tí mùsùlùmí ọ̀pọ̀ A Emma, abeero Hmm, ẹ̀rò nù. Ṣẹ̀rí à ní dìde kọ̀. Gbogbo rẹ̀ kọ́ta máa kọ́ náà nù. Mo rò yàtọ̀ sí ọlọ́run sàfà lẹ́sàn dáadáa pẹ̀lú bẹ̀rẹ̀ sẹ́rí bí tí mo ní mo rò yàtọ̀ fún mọ́mà torí bí dájọ́ ṣẹ̀rí àti rínú gbogbo ẹni ọ bá mọ́ wípẹ́ ni ọ pa ẹran yìí <laughs> àbí ọwá tó ń bèèrè pé sí kí ń jẹ́ èyí wọn ò ní èdè bèèrè àmìyàn gbọ́dọ̀ sí kí ni ọgbọ̀dọ̀ mà bèèyàn bá mọ̀ pé a níbi o àwọn tí ń pa ẹran tí wọ́n ń tà fún wa yìí wọ́n èsẹ mùsùlùmí dépò wọn dákọ̀ọ́ ọlọ́run sí àmọ́ gbogbo ìtọ́ bá jẹ́ pé mo rò annabi ò fi wá sínú okun sallallahu alaihi wasallam hadithu ya ńlá wa aisha rọ̀bí allahu anha irun tẹ́ wí wa kò bá annabi sallallahu alaihi wasallam pé àwọn kan bẹ́ o hudathawu ahadin bil islam wọ́n sẹ́sẹ̀ ń gba ìsìláàmù ni tí ó sí mùsùlùmí ò sí nígbẹ́jẹ́ ìdápọ̀ ohun èmìmọ̀ mùsùlùmí kẹrin níbẹ̀ sheik adam abdullahi idoko àfà ńláńlá ni wọ́n àwọn ni chief imam investor of nigeria ń súka colonel abdullahi mẹ́kùnmá ọdún kan mẹ́ sí ní ọ̀rẹ́ jami'a islamiyya ọmọ ibo ni àtàwọn míì kẹrin lọ bẹ́ẹ̀ kò sí ibi tí èèyàn tí ò ti sí mú jẹ́ pé hálà tí wọ́n jọ tí yà ń láwà iṣà inú àdíthì rẹ̀ mòrò ní kọ̀dájú especially experience ti jẹ́kẹ́mì ọmọ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ mú wíò exception lè wà ní nigeria yìí musulmi ní máa sálápàtà <laughs> kọ́dà mi tẹ́ wíhun náà <laughs> tọ́ bá ti ṣe pé ẹ ra ẹran ní ọjà èyí tọ́ pọ̀jù ní pé kíni ní ṣe alápàtà èyí náà ń pín sọ fún wa pé mọ́ mọ̀ ò tí ìsìn bẹ̀ ò àmọ́ despite gbogbo ìta wí náà bí ẹbá wá dédé àpáta kan tó bá pé kèése musulmi ni sẹmọ̀pọ̀ ọmọnù ètèyàn bá ti mọ̀ èèwọ̀ ní kéyàn jẹran tí wọ́n pa tí wọ́n dápọ̀ nǹkan ní àbí wọn dápọ̀ bismillah ẹ̀mà àmọ́ ẹkọ̀ gbọdọ̀ jẹ́ pé mọ mọ́ o tọ́rẹ́ lómi ń tan rẹ̀ débi mọ mọ̀ náà nìsìn ẹ́ ń tan rẹ̀ débi pé kò síyè méjì pé ń bùlà ilé ìjọráyé wọn mọ̀ for example nìsìn ra díẹ̀ àwọn kan láwọn ń ta chicken ọwá ní bọ́yá wọn dù tó sì mọ rú èèyàn tí àwọn ilé ìjẹ́ ẹran ńláńlá dáùtù ilé wà ń bẹ̀ gẹ́gẹ́ bí mo ti wí alápàdà bóyá mùsùlùmí ní ń pa àmánú mọ́mọ̀ òun nẹran chicken <laughs> ìgbé àmúlàwílé ìdíráyé ìgbé àmà dúnbù nǹkan èyí hun níta nẹ́bí ń wíkọ́ sámùlá àkọhun o àmẹ́ ìyàfà àfà tó bèèrè bèèrè tí ń wòta <laughs> ok èyí tó bá jẹ́ mòrò ànẹ́bí sọ̀rọ̀sọ́lọ̀m ní ẹ̀yẹn sí bísmìlá ìkẹ́ tó àlewí nǹkan mí lẹ́yìn tá ànẹ́bí wí sallallahu alaihi wasallam àmọ́ lélẹ̀ yìí yóò mú mi pé àkíyèsí tí mo ti máa pé kí ló dé ta fàyé mòrò mọ̀mọ̀ ìkalẹ̀ Nigeria of at least at least more than 80 million Muslims nílùú tí Muslimi ní èjì ta bá dálẹ̀ ta tún sàtírọ́ àtòótọ́ ọ̀sẹ́ ni ó lè jiyàn pé àjò 80 million lọ nàìjíríà ajùbẹ́ lọ púpọ̀ àmọ́kàtí ẹ̀gbà pé kílà láwà ara wa ká bára wa ń bí àbára wa ọlọ́run obì ẹnìkọ̀kan wa náà ní south africa gbogbo musulmi south africa gbogbo wọn gbogbo musulmi south africa 2% ni wọn 2 2 wọn tó 3% àwọn onírú problem táwà ní south africa bí wọ́n ti kéré tóun náà bí a ti kéré tóhun náà mo fi pípṣọ̀ kan ẹnìkan gbà kan tébù kan tí a fẹ́ jẹun ní Johannesburg nílé oúnjẹ wọn àwọn kèfèrí náà lónìí àmá wọn ó ti gbé tébù kan síbẹ̀ wọn ó sì gbé kínílé pé halal tébù halal pé gbogbo tó bá jẹ tí wọ́n bá kó sórí tébù eléyìí halal àwọn èèyàn tí wọn àmùsùn bí wọ́n ti kéré mọ́ wọn àwọn ni wọ́n sì sẹ́tọ̀ọ́ bẹ́yàn délú èbó náà gbogbo mùsùlùmí ìlú èbó mélòó láwọn náà gbogbo bí 2-3-5% ni wọ́n àmọ́ kò síbi tẹ́ẹ̀dẹ̀ láwọn ìlú èbó tó lókọ uk us ni wọ́n sọ fún yí pé a àláàlì lélẹ̀ wọ́n dú eléyìí wọn ò dú eléyìí ìtọ̀ bá fẹ́ rà bẹ́ àwákan asùnkalẹ̀ tẹ́tẹ́rẹ ìjọ́ kan láàrán mọ̀sùlíyà àti wa náà ń bẹ lọ́dọ̀ ọlọ́run o more than 80 million kama wá ti ní question àti ma béèrè pé ṣe wọ́n pa sí wọn àwọn tí ọ̀wá ju 2% lọ kọ́dẹ̀ nìkan sọ fún mi ní ghana ìmọ̀ percentage àwọn musulmi ghana náà àmọ́ wọn musulmi ghana ò tó kẹ́kẹ̀ẹ́ rí ghana but àwọn náà láwọn ti rí ìṣẹ́débí pé wọ́n ti yọ̀ǹda fáwọn pé àwọ́ ní problem kọ̀ sẹ́rẹ̀ táwọ̀ lè jẹ́ nígbàtẹ́yìn òsì nẹ́gàtẹ́yìn òní jẹun ẹ̀yìn ẹ máa pa kọ́dà ní ghana tó sì wà ní gbogbo àwọn nǹkan wọ̀nyí àwà náà lẹ́bi o àwà náà lẹ́bi ibìkan náà ni ó sì ti bẹ̀rẹ̀ ó lè jẹ́ pé nínú ẹ̀yìn tẹ́ ń gbọ́ iná lẹ́ ti bẹ̀rẹ̀ àfikáwà náà gáṣẹ̀ kankan tí ó sì níjà nú ẹ̀ẹ́rí kan bẹ̀ tí ó ní omi tíyẹ ìtàbà ó ti dòfin ó ti dígíní ó ti dòfin pé wọ́n wá òun ọ̀wá ò àgbàpá wọn náà <laughs> wọ́n bẹ̀ lù wọ́n sì lè àná lè fẹ́ wọ tó ilé jì á sì wá gbé tákàdákalẹ̀ pé wọ́n mọ́ nùdí ẹ̀gbọ́n gbọ́dọ̀ pé àwọn náà wà kọ́dà náà tó báyàn ló jẹ́ jù níbi ọdún ọtítọ́dún mẹ́wàá àbíjù bẹ́ẹ̀ lọ nísìn àwọn South Africa sí àwọn tí wọ́n rántí South African sí wọ́n wá dá báǹkì ilẹ̀ Nigeria àwọn wọ́n ní báǹkì tó padà bí Stanbic IBTC tẹ́rin rí lónìí àwọn wọ́n gbé wá inú àwọn tọ́jọ́ ga àwọn lọ sọ fún mi pé branches àwọn Nigeria àwọn èyí yọlé àlùàlá tọ́ilẹ̀tì nìkẹ́lá àwọn máa àgbàtàwọn èkó ìdé wọn wá ń físítì bráńkì tàwọn àwọn ní ìse musulmi o wọ́n wá ní kò síbi tí wọ́n ti ń sálù àlá ní àlù alábò kò sí musulmi nù yí ni wọ́n ní musulmi mẹ́ wọ́n wá bí ó se sọ̀rọ̀ ààrẹ náà ni wàláhì láàzim ọ̀gálẹ̀ ni yí ní báńkì náà ó ní ẹsẹ̀kẹsẹ̀ níjọ́ àwọn pàṣẹ pé àwọn gbọ́dọ̀ kírẹ́ẹ̀tì ibi táwọn musulmi ó ti máa sàlùwàlá bọ́yá wọ́n ti tílé àrùn aláwọn níṣẹ́ wọn tọ́rọ àwọn ti lọ wọ́n jẹ́ tí ń tì ní máa wùlẹ̀ pẹ̀ wí fún yín nígbà àwọn lọ tán wọ́n tì ọ̀sọ́lọ́lọ́wọ́ alánàbí yìí na muhammadu aláàdíwọ̀sọ́fíà